الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين نعم أدقف الله سبحانه وتعالى أسم الله سبحانه وتعالى كسواني أن يدودو أن يتيوم الصودودو tí ó mọ̀ pẹ̀pẹ̀ sí òdodo ní kọ̀rọ̀ àti ní gbangba wa kọlọ̀mà kó tún àwọn kùdìẹ̀kùdìẹ̀ nìkọ̀kan wá sí tí ẹrú bá jẹ́ni tó ṣe pé ó ń gbìyànjú láti máa jẹ́ olódodo níbi kọ̀rọ̀ rẹ̀ àti ní gbangba rẹ̀ àti níbi ọ̀rọ̀ rẹ̀ àti níbi in ń sọ fún àwọn èèyàn àti àwọn nǹkan tí ẹ̀sùn tó fi ń kan àwọn èèyàn irú ẹni báyìí lẹni tí ó láwọ̀ ìrọ̀ni báyìí lẹni tí ó sì sórí rẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún nínú al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní ya ayyuhal ladhina amanu tí wọ́n bá ti yapa nkankan nínú nkan òdodo àbí tán bá ti sọ ọ̀rọ̀ kan tí kò bá mu àbí tán bá ti wùwà kan tí kò bá mu yálà kan wọ́n rí pé ah in táwọn sọ yóò tọ́ ò ẹni táwọn gbé lẹ́yìn yìí kò tọ́ ò in táwọn ṣe yìí kò bá mu ò yálà kan ṣe gbogbo eléyìí ara ò ọ̀pọ̀lọpọ̀ ti rí ara pé ah tó wọ́n bá ti gbà pé òun sàṣe ń bí báyìí wọ́n ti borí òun nù ó sì ti rí ọ̀rọ̀ ẹ̀sìn bí ìgbà pé àwọn èèyàn wọ́n bára wọn gbá bọ́ọ̀lù ni fala hawla wala quwwata illa billah bí kìí ṣe pé in tó yẹ kó bàbàrà lẹ́mìíyàn òun ni pé kí lòdodo gẹngẹ ibo sì ni òdodo wà ó ṣe ní láàánú pé ó tún wá bà nínú jẹ́ pé ẹlòmí tí wọ́n fi ń tì sí ibi ìpèpè sínú ẹ̀sìn so tí wọ́n fi wọ́n tì sí pé ìpèpè sí bí ẹ̀sìn tí wọ́n pè láàfáà irọ́ ní báyìí lẹ́yìn ó tún wọ́n máa bárò àwọn wà báyìí lọ́wọ́ rẹ̀ nípa pé kásà parọ́ mẹ́ni ká fi ẹ̀sùn ká fi kẹni ká bá fi borí ẹni tí a ń sọ̀rọ̀ pẹ̀lú àbẹ́ni tí nǹkan dàwà papọ̀ eléyìí ìwà táwọn èèyàn ń wù ni tó ṣe pé ó jẹ́ kí wọ́n jábọ́ gan lẹ́mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n wà òdodo lápẹẹrẹ ń sin ẹwọ kíngì amukoko ẹwọ bó sì jábọ́ lẹ́mí àwọn tí wọ́n wà òdodo pé ah ẹni yìí òpùrọ́ gbà ni kò sì kún lá tí ò bá fẹ̀sùn kan àbí tí ò bá sọ àbọ́nà tí ò bá ti ẹ lò nínú àwọn ète àti gbogbo àwọn nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ tí yàn fi wọ́n pé ah bó ni ẹni yìí ṣe rí bá ilé yàn so tó yí pé gbogbo ẹni tó bá rí yóò mọ̀ pé ah eléyìí ìdọ̀tí ni alfujúrù fil khusuma ni ó wá bá nínú jẹ́ pé ah àwọn tí wọ́n wá ń gbógun ti irú ẹni báyìí náà irú wà báyìí náà wà lọ́wọ́ wọn òun náà ni afá kanáà afá tó máa ń kọ nǹkan lórí Facebook báwọn so afá Hassan Salahuddin so ẹ á máa fáyì pẹ̀lú pé wọ́n máa ń gba bí donation fún bóyá organization àbí nkankan mo fẹ́ ṣàlàyé káfí mọ̀ wọ́n dáadáa ni so torí ìmọ̀ bóyá Allahul musta'an Allahul musta'an so but in tí àwọn èèyàn máa ń tún tètè dáhùn mọ̀ tí èèyàn bá fẹ́ júwe wọn nìyẹn so afá yìí wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ àwọn nǹkan kankan tó jọni lójú tí wọ́n sì fi ń tì sí almanhajjus salafi in tó tún wá jọni lójú jì nìyẹn pé nígbàtí rọ́dù jáde lókè Dr. Fadil pé àwọn tí wọ́n ń ṣe báyìí student of fitna ni wọ́n oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan náà sọ ó wá dé àwa tí wọ́n bá wí táwọn náà sì jiyàn pé àwọn kọ́lá wa ń bá wí tí àwa fèsì fún wọn lóríṣiríṣi àwọn nǹkan ìgbé eléyìí ẹ̀ sọ́dà eléyìí ẹ̀yìn náà mọ̀ pé ẹ̀ kò bá mu eléyìí ẹ̀kàn lọ ẹ̀ ń bọ̀ ni eléyìí ẹ̀ lórú tẹwa bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan tó yí pé wallahi tallahi ẹnu àwọn alárólè yàn ti ma ń gbọ́ tẹ́lẹ̀ wallahi tallahi so oríṣiríṣi àwọn nǹkan tó jọ mẹ́bẹ̀ ẹ tún lọ wájú ẹ̀ lẹ́yìn ẹ sọ pé kíyàn dó fọ́dún mẹ́wàá ṣùgbọ́n sáwọn ilé ti dó fọ́dún mẹ́wàá oríṣiríṣi sáwọn ẹni yìí ṣe àwọn rọ́dù tí wọ́n sì ṣe fáwọn èèyàn kan tó tọ́ tí wọ́n ṣe irú àwọn nǹkan báyìí eh ṣe rọ́dù yìí sí torí ọlọ́run ọba ni ìyìn sọ sí torí ọlọ́run ọba òyìn ń bèèrè question ni o sí torí ọlọ́run ọba ni torí irú rẹ̀ náà mọ̀ nífà sí rọ́dù yìí sí torí ọlọ́run ọba ni sí kìí sí pé àwọn nǹkan míì ti ń wà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ́lòmíì ṣe báyìí tó sì pé ń bùkátà in tí ó ṣe àti in tí ò ní ṣe tọ́ Allahul musta'an ẹni yìí èyí tó wá burú jáì òun ni pé wọ́n fẹ́sùn kan àwọn èèyàn pé à kódà àwọn kìbáàrù tẹ́lẹ̀ ń tẹ́lẹ̀ wọn gan ẹ̀ tẹ́lẹ̀ wọn <laughs> buhtanan wa zura so wọ́n fẹ́sùn yìí kàn wọ́n pé à no ẹ̀ sí pẹ̀lú àwọn kìbáàrù you are not on the same page with the kìbáàrù so wọ́n fẹ́sùn yìí wọ́n fi kan àwọn èèyàn ṣẹ́sì mọ̀ pé gbogbo ẹni tó bá fẹ́sùn kan yẹn láyé yìí ẹ̀ ó gbọ́dọ̀ lè defend ẹ̀ Ọlọ́run bá fà ó gbọ́dọ̀ lè dìfẹ́ndẹ̀ wájú Ọlọ́run bá subhanahu wa ta'ala pé ah mo fẹ̀sùn kan lágbájá o ìdí báyìí ìdí báyìí ni mo fi sọ nǹkan báyìí nǹkan báyìí mo rí yálà kárí àwọn ẹ̀rí pé àtótọ́ ni ẹ̀ sí on the same page pẹ̀lú àwọn kìbárọ̀ wallahi kò sí tó jọmọ́ bẹ́ nígbà táwọn arí ẹ̀rí àwọn gangan fún àwọn pé albayyinatu ala al-mudda'i nígbà táwọn ti produce ẹ̀rí yẹn wal yaminu ankar ẹni tó bá wá takò pé à ah, búra pé òun ò sẹ́ni àwọn ń pè wọ́n sí pé kí gbogbo wa padà lọ́sọ́dọ̀ àwọn kìbáàrù yẹn ìwé ká padà lọ́sọ́dọ̀ àwọn kìbáàrù tí wọ́n sọ pé àsí ní same page pẹ̀lú wọn nítorí pé rọ́dù Dr. Fadil jáde so lẹ́yìn gbogbo oríṣiríṣi àwọn àlàyé tó ti wá nípa Dr. Fadil àti bí wọ́n ṣe máa ń takò táwọn náà mọ̀ tí wọ́n mọ̀ kódà tí àwọn tí wọ́n wà pẹ̀lú wọn gan táwọn gan jẹ́rìí sí ẹni yìí yálà kí wọ́n kí wọ́n mẹ́rìíwá wọn mẹ́rìíwá àwọn òpé ah no kò lè èyàn olè ìgbìnà orí irú nǹkan báyìí kò possible láyé ẹ̀sùn ní ẹfẹ̀sùn karùn èyàn ní ẹ gbọ́dọ̀ lè defend ẹ̀ ok káwà fi mọ̀ gẹ́gẹ́ ta ló wà lórí àyíká wọn kìbárùn ṣe sẹ́yìn ní tẹ́sọ gígá máa ṣe rọ́dù àbí tẹ́ ń bá wọn tí wọ́n ṣe rọ́dù tẹ́ ń gbógun ti wọn gidi ẹ̀tún máa máa oríṣiríṣi àwọn nǹkan lẹ́ ń tìbọ̀rọ̀ oríṣiríṣi àwọn nǹkan so gbogbo èèyàn kó sáà fi fitna na hadi cover náà ni kó sáà fi fitna ha wallahi tó bá nso ń sọ èèyàn kí ni subhanallah ṣe rò pé bọ́ tó bá yí à ń sọ àwọn èèyàn kí ni ṣe rò bọ́ tó bá pé máa sọ̀rọ̀ but kọlọ̀ọ̀bá kó yá fi ìta ń ṣe ń kọ̀rọ̀ àtẹ̀yíta fi ń da ìsin ọlọ́ọ̀bá rú kọlọ̀ọ̀bá kó jẹ́ kálẹ̀ kó ń bẹ̀ náà sọfá yìí wọ́n wá wọ́n awá pè pé ẹ ká kó àwọn yìí ká kan bá yanjú rẹ̀ so awa mọ́ bá ṣe débẹ̀ mọ́ àmọ́ bá ṣe dé bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn kìbáàrù tí ó kàn wọ́n inṣáàlá tí ọ̀rọ̀ ó jáde inṣáàlá àmọ́ bá ṣe dé bẹ́ẹ̀ so a sọ fún wọn bẹ́ inṣáàlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́ọ̀ba tọ́lọ̀ọ̀ba kọ́ so torí kódà bí nǹkan dájú gan so ọ̀dọ̀ ọlọ́ọ̀ba náà ló wà àwa kọ àwọn question yìí pé ah, ẹ mọ̀ bọ̀ wá ká gbé ìntà ṣe ìntẹ́yìn náà sọ ìntí Dr. Fadli ṣe ká gbé lọ sọ́dọ̀ àwọn kìbáàrù àwa kọ sínú ìta ọkọ̀ jáde sínú wá tí kò jáde pé okay question yìí láti fọ́ọ̀mù yìí tí question yìí ò bá dùn mọ́ inú ẹkọ̀ mi àbí tẹ bá wò pé ẹ fẹ́ ká change kankan bó ti ẹ̀sí pé wallahi wallahi kò sí kankan bí question yẹn bẹ́ẹ̀ sì ni kò sí nǹkankan pé yẹn kí yẹn fẹ́ no bí nǹkan ṣe ṣẹlẹ̀ gẹ́lẹ́ lè yẹn ṣe ṣàlàyé ẹ̀ síbẹ̀ so ẹni tó bá lè wá question yìí kó wà so ni pé a fẹ́ send ẹ̀ sáwọn kìbáàrù pé kí wọ́n agree pé ká gbé lọ sọ́dọ̀ àwọn kìbáàrù so that tí question bá tún dé wọn ní sọ pé a lọ import question wá ní asáfẹ́ dá nǹkan rú ni asáfẹ́ um, ẹlòmíì máa ń wò pé bíbà pé ẹni tí ò mọ̀ tí ń ṣe ilèyàn bíbà pé àwọn tí ò kàn mọ̀ tí ń ṣe tán kàn wà ń bì kan ìwọ Allahul musta'an Allahul musta'an nígbàtí àwa pè wọ́n sílé pé kí wọ́n tí àti ẹ̀kọ́ sọ fún wọn pé kí wọ́n ní pé kí a lọ sọ́dọ̀ àwọn kibar àgbésí àwa kọ question yẹn jáde pé ok question yìí ni ẹ tún wò àgbésí ìgbà tó wá dò ní táwọn rò pé wọ́n ti àwọn rí nǹkan táwọn láti capitalize lé lórí wọ́n á tún kọ ọ̀rọ̀ kan jáde tó fi hàn pé ah wallahi kíyàn bẹ̀rù Ọlọ́run bá ní gbogbo nǹkan tí yẹn bá ń ṣe kíyàn bẹ̀rù Ọlọ́run bá ní gbogbo nǹkan tí yẹn bá ń ṣe níbi gbogbo ọ̀rọ̀ tí yẹn bá ń sọ gbogbo ẹ̀sùn tí yẹn bá fi ń kẹ àwọn èèyàn Eh, ayé yìí kọ́ ni gbogbo ẹ̀tán sí fa ẹ jẹ́ ká mọ̀ kéèyàn mọ̀ wòye sí in tí wọ́n náà mọ̀ gbè lẹ́yìn mọ̀ wòye sí fa àfá tí wọ́n náà mọ̀ gbè lẹ́yìn mọ̀ wòye sí fa láfà bá lọ hun rọ́jọ pé tó bá ti gba ibi ìhájí nìkan wọ́n gbà wọlé wọ́n gbà wọlé so ò bá lẹ́ àṣìṣe ń bò mí so ní pé tó bá ti ní tó bá ti kó ò bá máa tako manhajin dáhùn bòmí tó bá ti gba ibi ìhájí wọlé so wọ́n gbọ́ wọlé wallahi eléyìí buhtanin irọ́ ni so in tán sì fi lè jáwa pé kèé ṣe irọ́ ni kí wọ́n list àwọn èèyàn àwọn èèyàn yóò sà láwọn èèyàn tí wọ́n rí pé ah, àwọn ènìyàn tako manhajì sálàfí o so manhajì sálàfí kí wọ́n á list wọn kí wọ́n á sọ ah bọ̀ torí pé ibn hadi wọ́n wà lórí mọ́kífò wà lórí ibn hadi mọ́kífò òdodo torí ẹ̀ ni a fi torí ẹ̀ ni wọ́n fi gbà wọn wọlé wọ́n fi wà lára wọn wọ́n fi wà pẹ̀lú wọn so kí wọ́n mú wọn wá torí pé gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé gbogbo ẹni tó bá fẹ́ parọ́ in tó máa ń já náà ni pé tefsil specific specific gangan so ló máa ń já gbogbo ẹni tó bá fẹ́ gbogbo ẹni tó bá sì fẹ́ dá nǹkan rú tó bá ti fẹ́ lo ijmal in tó máa ń já wọn náà ni pé kí wọ́n wá specific pé ó yẹ mú nǹkan yẹn wá gangan so in tó fi wá fa nìyẹn tí mo fi wò pé ah kíyàn pa àwọn àwọn èèyàn sákèèsí ń pa pé eh wallahi àwàláyé torí bá a fẹ́ wìn nífà bí mo sáà fẹ́ win ni mo fẹ́ kí pátì mi win ni àwọn tí mo wà pẹ̀lú mo fẹ́ kí win àfáà mo fẹ́ kó win níta wà láyé torí òdodo nífà ẹ wo bá a ṣe ń pe àfáà yìí sódodo pé ok a ṣe tán já lọ a fẹ́ lọ sọ́dọ̀ àwọn kìbáàrù tẹ́ sọ pé àṣì pé lórí pẹ̀lú wọn ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ wọn síbẹ̀yìn náà gbà pé àwọn kìbáàrù ní ká padà lọ sọ́dọ̀ wọn ẹ jẹ́ lọ Muqifi bin Hadi eléyìí irọ́ ni eléyìí irọ́ ni wallahi yí tẹ́yìn náà fi tẹ́ẹ̀mà táwọn èèyàn yí àtàwọn tí wọ́n tí wọ́n tẹ́ẹ̀jọ́ ń kóra yí kí so nínú àwọn tùláàbù ni àbẹ́lòmí náà so yí tẹ́yìn náà máa ń sọ ní pé ah, àwọn eléyìí ò tí a fẹ́ gbẹni tó ní oríṣiríṣi àwọn voice note láwọn látà àwọn tó jẹ́ tí wọ́n ń like comment yìí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ ní tán mọ́ sọ yẹn bọ̀ tí tán fi mẹ̀yìn ni pé yìí fẹ́ kó ìyẹn jọ ẹ fẹ́ kó gbogbo ẹ̀ pọ̀ ẹ fẹ́ kó gbogbo ẹ̀ kọ̀ so bọ̀ tí sín yìí èyí tán fi mẹ̀yìn ẹ èyí tán sì fi mọ gbogbo àwọn tí wọ́n ń defend Ibn Hadi ni pé kásà àkóyàn pọ̀ kákó rọ̀tì rọ̀tì yẹbi Sheikh Obeid kọ́ ló sọ ni pé àbí Sheikh pé Ibn Hadi kan bá wá kó àwọn kílòkọ rẹ̀ àwọn oríṣiríṣi àwọn rọ̀tìrọ̀tì lọ so Sheikh Rabi ló sọ o Ibn Hadi bá wá kó àwọn rọ̀tìrọ̀tì lọ torí tí wọ́n tún sọ yẹn o ẹ má wò ìwọ náà tó kí ń ronú jinlẹ̀ e, ni IQ òun ronú fúnra rẹ̀ nígbà tí wọ́n ń sọ fún ọpá àwọn èèyàn kan ṣe bá àwọn èèyàn kan ṣe bá ó wá rí pàwọn àfáà ni wọ́n ń ṣe nǹkan tí wọ́n ń sọ yẹn kí ní tó lè ma dájú kọ àwọn àfá so ma dúró àwọn àfá tí wọ́n wà lórí mọ́kíf tàwà isa wallahi mọ́ gbàtàn jẹ́ pẹ̀lú Nàìjíríà tó wà ibà má jẹ́ kí ayé má jẹ́ kí ayé kólóbó tó wà náà má kó tán ọjẹ́fà so ma dúró àwọn àfá tó wà lórí nǹkan yìí ní Yemen ni ní Algeria ni ní Libya ni ní Saudi gangan fúnra rẹ̀ gan so ma dúró àwọn èèyàn tó wà ń bẹ̀ ní West gangan fúnra rẹ̀ àwọn àkíyàr àwọn àkíyàr àwọn tó lọ́lá jùlọ nílùú kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan tí kí fìtínà tó ṣẹlẹ̀ àwọn náà wà lórí nǹkan yìí kí wá ló ń ṣe ìwọ tí wò ronú ìwọ kí ló tó yí pé in tí wọ́n tí wọ́n ń bù fún wọn ni wọ́n ń kó jẹ ó sì tún máa fẹ̀sùn kàwọn ẹlòmíì pé wọ́n kàn tẹ̀lé Sheikh Rabi' kí ló tí wò ronú àwọn àkíyàrù ló wà Sheikh al-Bukhari wọn ò sí náà àwọn àkíyàrù ń sàwọn rí sheik alba bukhari ò sí ń bẹ sheik ahmed al-zahrani àwọn àfá àwọn àfá àwọn àfá báyìí tí wọ́n ní tí wọ́n ní ìmọ̀ gidi àwọn ìmọ̀ gidi tẹ́wà tún lọ adam sheik ali al-hudhaifi sheik salah kamtush sheik munira sa'adi ó tún lọ west ní sheik abu khadija ìwọ ma abu khadija kí fitna ilé tó ṣẹlẹ̀ àbí àwọn abu khadija ìwọ wá ronú fúnra rẹ̀ ni sí wò ronú fúnra rẹ̀ wọ́n sì ń fún wọn kan ọlá àyè kórìíra tí wọ́n náà ti ní àtàwọn tí wọ́n náà fẹ́ gbé lẹ́yìn wọn ó sì wọ́n sì ń fún ó sì ń lọ mi ó sì ń gbé e. ó sì ń tàn ká ẹlòmíì ẹ jẹ́ ká máa ronú sálkìyàmọ̀ ganfa kíyàn mọ́ mọ́ ọ̀rọ̀ alkìyàmọ̀ yìí ṣe àwàdà ẹ̀fẹ̀fà yìí tí wọ́n táwọn sára fòórùn sí tí wọ́n gbọ́n nífà kódà tí wọ́n bá wà lórí tó tọ́ gan wọ́n tún wò wọ́n tún wò yí sí pé eh ọlọ́run torí ẹ̀mí yìí ò gbọdọ̀ balẹ̀ lẹ́ẹ̀kan báyìí tí wọ́n tún wà lórí tó tọ́ gan in tó ṣẹlẹ̀ sí Ibn Abi Hatim nìyẹn in tó ń tọ́ ló ń ṣe àwọn tó ń kàn pa ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ dábọ́yá ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ lásà aljanna fa tíra gbọ́n lọ́wọ́ rẹ̀ báyìí ní tíra jábọ́ lórí pé in tó ń tọ́ ló tún ṣe gan ẹlòmí ẹ̀mí rẹ̀ sì balẹ̀ lórí tí ń ṣe ayé ní gbogbo àwọn tán sí so rẹ̀ pé ibi ìtẹ̀lé àwọn àfá yìí ní gbogbo ẹ̀tán sí lọ́hì ọjọ́ tí bàbá ò ní la ọmọ tọmọ ò ní la bàbá al-akhillahu yawma idhin ba'duhum li ba'din illa al-muttaqin so nítorí náà ẹni yìí wọ́n wá yálà kan wọ́n gba ìpèníjà yìí pé àà pé ẹ jẹ́ ká gbé e lọ sọ́dọ̀ àwọn kìbárùn tóòtọ́ bó kò sí kò náà yín wà lákẹ́kẹ́ tí ẹ kan gbà ká gbé e lọ nítorí pé kí ẹ má bà tún wọ́n ń gbà látàyè bàbá bí ń bá zi ń lẹ̀ yífa táwọn Súfì gan gbà <laughs> táwọn Sufi lọ ń gba fatuwa lọ́dọ̀ bàbá bí báàzì òun ló di wàhálà ń sí báyìí Allahul so yálà káfà yí gba ìpèníjà yìí afá bá tún lọ gbé e sí Facebook pé ìwọ tó bá sà ti gba Ibn Hadi pẹ̀lú wọn ó gbà wọlé gbogbo tó bá rẹ̀ nílọ ilé irọ́ ni irọ́ ni ìyà ìmọ́mọ̀ òdodo àìmọ́mọ̀ bọ́rọ̀ sí jẹ́ ni irọ́ ni afala takhshawna Allah ṣe èyàn ò páyọ̀ ọba mẹ́ni tí yàn ò páyọ̀ ọlọ́run ọba mẹ́ni omiran tí ọ̀rọ̀ gan tí kan sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí yẹn máa ń wo pé à ah, kò mọ̀ ní tó bá padà yá tó bá rí ó padà rí pé à ah, kìí sí pé kò mọ̀ kò ní tìjú Ọlọ́run ni so nítorí náà wòye sí ọ kéèyàn wòye sí in téèyàn mọ̀ sí láyé in téèyàn mọ̀ sọ lọ́rọ̀ in tó mọ̀ gbé lẹ́yìn rẹ̀ ẹ káwọn èèyàn tí ọ ti kùtì mọ́ pé oríṣiríṣi àwọn nǹkan oríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n bá ṣe ọlọ́mọba subhanahu wa ta'ala ni wọ́n bá ṣe wa isi ìfẹ́ ni tí bá ń bá ṣe ọlọ́mọba ìfilẹ̀ tó tó rí pé ta bọ́nà bó ṣe máa ṣe ni yóò sì máa jọ ẹni tí ó dákẹmọ̀ tí ó gbàgbọ́ nínú pé ọlọ́run bá lè wà ní lẹ́yìn òdodo yóò máa jọ ẹni pé kí wá ní ìṣẹ̀lẹ̀ kí ní ẹmọ wọn kẹ nítorí náà kíyàn bára rẹ̀ sọ̀rọ̀ káwà jùlọ gbogbo àwọn nǹkan táfà yìí ń ṣe yìí ẹgbà pèníjà yìí kákó lọ sọ́dọ̀ àwọn àfà ẹgbà pèníjà yìí kákó lọ sọ́dọ̀ àwọn àfà tó bá pé òdodo ní tẹ́ ń sọ́ntò tọ́ pé wọn à sí lórí abala kankan náà pẹ̀lú àwọn àfá ok a tún fún yíyàn dá ẹfọ́m question yẹn káwá wò ẹfọ́m question yẹn káwá wò yálà ìrọlókàn ẹ jábọ̀ wọn jọ ọlọ́wọ́ báwọ̀ ẹjẹni tí ń túbá gan ẹjẹni tí ó ma sọ tí ó ma jáde lẹ́nu rẹ̀ ẹsọ́ gan tí ó bá wọ́ ẹ gbájúmọ́ ìmá gba charity fún àwọn nǹkan ẹ̀sìn tẹ́m bá ṣe tẹ́lẹ̀ in táwọn yẹn fi mọ̀ yínà nù kọ́lọ̀wọ́ kó ṣàánú wa هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك